إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله عز وجل وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشور الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا في خطبتنا هذه نقدم إلى إخواننا المسلمين بعض النصائح العامة فنقول مستعينا بالله عز وجل أيها المسلمون عباد الله عليكم بتقوى الله عز وجل في السبر والعلانية كما قال الله تعالى اتقوا الله وقولوا قولا سديدا فيجب على المسلمين أن يتقوا الله عز وجل وتقوى الله عز وجل بفعل أوامره واجتناب نواهيه النصيحة الثانية للمسلمين في هذه الجمعة اعبدوا الله ولا تشركوا به شيئا كما قال الله عز وجل في محكم تنزيله اعبدوا الله وحده ولا تشركوا به شيئا عليكم بعبادة الله أي بصرف العبادات لله عز وجل وعدم صرفها لغير الله عز وجل لا تدعوا مع الله إلها آخر وأن المساجد لله فلا تدعوا مع الله أحداً أيها المسلمون عباد الله قد قال ابن مسعود رضي الله عنه اتبعوا ولا تبتدعوا فقد كفيتم فهذا القول من ابن مسعود رضي الله عنه يحثنا على اتباع سنة رسول الله صلى الله عليه وسلم واجتناب البدع والمنكرات واعلموا أيها المسلمون أن الله لن يقبل عملا منك أنت المسلم إلا أن يكون فيه إخلاص واتباع للنبي صلى الله عليه وآله وسلم النصيحة التالية لإخواننا المسلمين اجتنبوا الكبائر من الإثم والفواحش من الزنا واللواط والانحلال في الأخلاق والسفور وما إلى ذلك من الفواحش والمنكرات من السماع للأغاني وما إلى ذلك أيها المسلمون عباد الله اجتنبوا الظلم فإن الله حرمه على نفسه وحرمه علينا واعلموا أيها المسلمون أن الظلم ظلمات يوم القيامة ولا يظلم ربك أحدا أيها المسلمون عباد الله لا تأكلوا أموال الناس بالباطل إياكم وأكل أموال الناس بالباطل إما من طريق الشعوذات ومن طريق السحر أو ما إلى ذلك مما يفعله الناس اليوم أيها المسلمون عباد الله ربوا أولادكم وهذا الجيل ربوا أولادكم أو لنربي أولادنا وهذا الجيل على التقوى والعقيدة الصحيحة والأخلاق الفاضلة العالية والمنهج المستقيم وهذا لا يكون ولا يحصل إلا بتربيتهم على العلم الصحيح الذي جاء به محمد صلى الله عليه وسلم على أيدي الأمناء من السلفيين الواضحين الحقيقيين أيها المسلمون فهذه بعض النصائح الذهبية التي يجب علينا التزام بها فإن فيها الفوز في الدارين وفي, وفي إغفال أمثال هذه النصائح العقوبات في الدنيا والآخرة ومن العقوبات مما نعيشها اليوم من غلاء الأسعار ومن الفتن ومن القتل والإخلال في الأمن وما إلى ذلك مما نعانيه اليوم وكل يشتكي فيقول أن لنا هذا كل من أنفسكم أيها المسلمون لنأخذ ونأمل بهذه النصائح ونربي أنفسنا على العلم واعلموا أن هذه النصائح لا يمكن الالتزام بها إلا عن طريق إلا عن طريق العلم الصحيح الذي هو موجود في كتاب الله عز وجل وكذلك في سنة رسول الله صلى الله عليه وسلم على ما كان عليه سلف هذه الأمة وأئمة الهدى إلى هذا اليوم فأسأل الله عز وجل أن ينفعنا وإياكم بما سمعنا فنسأل الله سبحانه وتعالى أن يغفر لنا ذنوبنا وإياكم فأقول ما تسمعون فاستغفروا فاستغفروا ونستغفر الله فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون ẹ̀wísí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lẹ́yìn bàtà dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ta da tọrọ alékùn kí a ti gẹ fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam ilé tí a fi ṣe isi ti fúnra wa níbi Juma'a àtẹni òun náà ni díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìgbaniníyànjú lẹ́yìn tàbí ṣe àwa mùsùlùmí tàbí ṣe rawa láǹfàní lénìí àwọn díẹ̀ nínú àwọn nasáẹ̀ àwọn ìmọ̀ràn ta ní fáwọn musulmi nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àti nínú àwọn ọ̀rọ̀ nígbà muhammad sallallahu alaihi wa alihi wasallam alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a fi gbára wa ní mara lè ni pé àti ní gbangba ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá táwà nìkan bá dáwà nínú ilé àti tàbá wà ní ojú táyé ẹ jẹ́ ká dẹ̀ lọ mọ̀ ikú Allah subhanahu wa ta'ala wọ́n nímọ̀ nípa tán ṣe ní kọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n nímọ̀ nípa tán ṣe ní gbangba látara bẹ́ẹ̀ ká wá bẹ̀rù Allah subhanahu wa lẹ́yìn tí ó jẹ́ wípé táwọn èèyàn bá wà ń bì à nílé sí Ọlọ́run bá subhanahu wa ta'ala àmọ́tàbá ti wá dáwà ń kọ́kọ̀ tàdẹ̀mà pọ́lọ̀ bá ń rí wa bá sí ń ṣe tàn sí lọ́wọ́ yẹn ìgbàyẹn wa ta'ala in tó jú méjì ọgbọ́dọ̀ bá rí tí wọ́n gbọ́dọ̀ káyàn mẹ́bẹ̀ pé yẹn ń ṣe èyí wà fúrí àti ṣe nígbà tó ṣe pọ́lọ̀ bá nìkan ló ń wóyàn ìdí àbẹ̀rọ ọlọ́wọ́ bá ní ẹyàn yawa nínú ẹ̀sìn ọlọ́run sọ́nù Qur'an ọlọ́run ni ẹbẹ̀rọ ọlọ́wọ́ bá o tẹ́bà sí sọ̀rọ̀ lẹ́nu ẹjẹ́ kó jẹ́ pọ́rọ̀ gidi ọ̀rọ̀ tó dá lámà sọ lẹ́nu ẹ̀yẹn mọ̀ yára nínú ẹ̀sìn ẹjí ká lọ mọ̀ pé tán pè ní bẹ̀rù ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò sí tó wà ń bẹ̀ ju wípé ká ṣe gbogbo tọ́lọ̀ bá ti ní àṣẹ lọ ká dẹ̀ jìnà sí gbogbo tí ọlọ́ọ̀bà bá ti ní ká jìnà sí ilé gẹ́gẹ́ náà ń pè ní ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ̀rọ ma bàyàn pé hey tí bá ṣe kíní sọ́lọ̀bà ò ní fi àjẹmí tí bá ṣe kíní ṣe ìní rí bínú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àmọ́ kí ló wá ń ṣẹlẹ̀ lẹ́ni tàwọn ipá mùsùlùmí

ní gbogbo nǹkan tí wọ́n ní tẹ́lẹ̀tọ́ sí nínú ìjọsìn tàbá fẹ́ sàdúwà agbúrò sí fẹ́lómi dẹ́yìn Allah ọba agbúrò foríkẹlẹ̀ fẹ́lómi dẹ́yìn Allah agbúrò gbára lẹ́lómi dẹ́yìn Allah agbúrò mọ́ ọrọ̀ kankan àyàfi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala agbúrò mọ́ ságbà nígbà mi lọ sọ́dọ̀ ẹlòmí tí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tí ṣòro bá dé Allah náà ni tí dẹ̀ra bá dé Allah náà ni èyàn sì gbọ́dọ̀ máa kọjú sọ́dọ̀ àwọn nǹkan mí tó yàtọ̀ sí Allah minal kibab wal adriha gẹ́gẹ́ bí àwọn sàárè ní ìṣòro dé à ń lọ síbi sàárè àfà lágbájá wàhálà dé à ń lọ síbi ibojì bàbá lágbájá kìníkà dé à ń pẹ̀lú mídẹ̀ Allah bá ṣe ń pè Iyas bẹ́ẹ̀ la ń pè Tijani bẹ́ẹ̀ la ń pè àwọn tẹ́ ń pè láfà àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá mú dọ́dọ̀ ọlọ́ọ̀bà lọ́lọ́ lè foríjì àyàfi ẹbọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha so ẹjẹ́ ká jìnà sí ẹbọ kádẹ̀mà wípé gbogbo jẹ́ yíwa ní Qur'an

nígbàtí anábi Yunus alayhisalam dhunnun tí wọ́n wà nínú ẹja wọ́n wà nínú òkun òkùnkùn mẹ́ta fi dhulumatin thalath wọ́n wà nínú òkùnkùn òru nínú òkùnkùn ẹja gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú òkùnkùn odò in tí anábi Yunus ṣe yìí mùsùlùmí tó lè dẹ́wẹ̀wò mẹ́lẹ̀ ní ti kéré ìdínú kí àwọn mùsùlùmí tí wọ́n rí lè subhanaka inni kuntu mina zalimin nínú ẹja ibi tán wà yìí kò sẹ́nì kan tó lè làwọn àyàfi Allah subhanahu wa ta'ala mélòó mélòó ṣòro làwà nínú ẹ̀lẹ́ ni ọkàn oníkálùkù ti so mọ́ orísìírísìí àwọn nǹkan kí ní kàtà fi fẹ́lómi kó fi kọ́lé ìbẹ̀lọ́kàn rẹwà tó bá fẹ́ jáde tí ò bá ti fojú kan kí ní wàhálà ni kí ní kàtà fi fẹ́lómi kó ma fi sínú omi èyí tẹ́ni kó ma wọ́n sí sọ́ọ̀bù ó ló wà nínú ọkàn rẹ tí ò bá yí wọ́n sí sọ́ọ̀bù kò lè gbà kó wọ́n tajà láyé oníkálùkù ti wá ní nǹkan tó ti sọ́kàn máa tó bá lálàá tó bá sùn tó bá lálàá ó ti níbi tọ́kàn rẹ̀ wà ọ̀dọ̀ àwọn bàbá kan ní àwọn olóògbò kọ́kọ́ pè àwọn ni ó pè àwọn ni ní à ah, bàbá mo nǹkan báyìí hey hey hey àwọn wà ní kọlọkọ wá ọkọlọkọ 50,000 wáyé kọkọ lọ yá orí kọkọ lálà sí káàkiri ilé ayé náà a ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala adẹ̀ tún sanwó

al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan Ọlọ́run sọ fún ẹnu Qur'an Ọlọ́run lẹ́sìn yìí ti pé Ọlọ́run ni leni eleni ni jona Ọlọ́run mo ti pé ẹ̀sìn mi fún yín mo dẹ̀ ti parí de ra mi lẹ́yìn lórí mo ti wá yọ́nú sí ẹ̀sìn Islam fún gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ ma anẹ́bì fi ń kírun fáwọn èèyàn anẹ́bì ó kírun anẹ́bì wà ní pé sọ́lù kamọ̀rọ̀ àìtù mú ní ìsọ̀lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kí ìtú ẹni pé tí wọ́n bá kí lọ́nà ilé ni ọlọ́wọ̀ nígbà lọ́wọ́ anẹ́bì ń ṣe hajj ń ṣe umrọ anẹ́bì wọ́n sọ fáwọn sọ̀hábà pé khudhu anni manasikakum khudhu anni manasikakum ẹ mú lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ṣe ṣe ní ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima àwọn sahaba lọ bá nabi ni wọ́n ní qad arafna kayfa nusallimu alayka fa kayfa nusalli ani ba ko woni salatu ibrahimiyya kama ṣe leni eleni wọ́n tún wá hon salatu al-fatih fún akatun ma ṣe min ayna wajadu hadhihi as-salati al-batila bunati kam wa baynana wa baynakum al wa baynana wa baynakum as-sunnah wa baynakum kutub salaf ayna wajadtum hadhihi as-salata al-batila anẹ́gbà ń kọ́rin yẹ̀ lẹ́sìn fó dídí 23 years títí tí Kùránì fi pé títí tẹ́sìn ọlọ́ọ̀bá fi pé anẹ́gbà jẹ́ yíwa wípé bí mo ṣe ṣẹ̀sìn yí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní kẹsẹ máa ṣe ó wá dè ní abẹ̀rẹ̀ sí ní wọ́n hun oríṣiríṣi nǹkan fúnra wa wọ́n hun mọ́lúdì fún wa wọ́n hun sáwí fún wa wọ́n hun súfí fún wa wọ́n tún bá wa dá lẹ́gbẹ́ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ ìwọ́lì jẹ́ Tìjàníyà kó jẹ́ Kọ̀dìríyà èwo là nẹ́bí àtàwọn sàhábà sí ní gbogbo ẹ̀ tí ẹ bá ń ṣe pé ká dúó sórí súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ dó lórí ojú ọ̀nà nẹ́bí kìí ṣe tí ẹ̀mọ́ gba fọ́ọ̀mù fún nígbà ó kọ̀kọ́ gba fọ́ọ̀mù ó wà lọ sáyìn ó wà lọ join láà mùsùlùmí tí bá ti ń tẹ̀lé ọlọ́ọba tí ń tẹ̀lé súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ń lékún nímọ̀ lójoojúmọ́ tí sì ń jìnà sí gbogbo àdádálẹ̀ ilé ni mùsùlùmí tó wà lórí súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ mayawa nínú ẹ̀sìn nínú ìtàtún bá yọsọ́ níbi kútùbà tè ní o ní pé ẹ jẹ́ ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ àwọn kàbá èrò zùnú láwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́ọba ti kọ̀ fún wa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà àwọn ìsìm àtàwọn fawahish gẹ́gẹ́ bí zina ni léyìí tó ti dó ń jẹ tó ní kálukú ń ṣe agbèrè àti ká máa hang pẹ̀lú àwọn ọkùnrin káàkiri kamalan ní sugar daddy àti sugar mommy ni àbí kamalan ṣe boyfriend àti girlfriend ni àbí kamalan ṣe courtship ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó ń fún àwọn ọkùnrin ní access sáwọn obìnrin lọ́nà àìtọ́ àbí tó ń fún àwọn obìnrin ní access sọ́kùnrin lọ́nà àìtọ́ ẹ jẹ́ ká mọ̀ ìpí ọkùnrin kan ò lẹ́tọ̀ọ́ sóbìnrin kan ò àyàfi tó bá lọ sọ́dọ̀ bàbá tó bí obìnrin bẹ́ẹ̀ àbí tó lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ wàlí yìí á mọ́ obìnrin bẹ́ẹ̀ wọ́n wá yọ̀ǹda rẹ̀ lé lọ́wọ́ ipé ń gba ìyàwó rẹ̀ ní ìgbà ló tó lẹ́tọ̀ sí gbogbo táwà ń ṣe lẹ́yìn náà ń kọ́ wa man ibtagha wara'a dhalik fa ulaika humul aadun ẹni tó bá ṣe yàtọ̀ sílé àwọn olùkọjá àlànà gẹ́gẹ́ bí ìtàwọn yẹn tó ń ṣe ní àwọn lewat kọkùnrin àtọkùnrin ma láwọn jọ ń sàṣepọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin àtobìnrin ibi tayé tún délé nìní a tún padà lọ ayédé bí pé ọkùnrin òmà ipọ́kùn ọkùnrin lóhun òmà olóhun ti gbàgbé pọ́kùnrin lóhun ọkùnrin lóhun ó wá lóhun fíìlì gẹ́gẹ́ bí obìnrin àbíkóbìnrin ma ní pé wọ́n ní o lè fíìlì ìjọkùnrin in tí ò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ àwọn olórí pípé láti gbà tọ́lọ̀ bá ti dáyé òun ti ń ṣe lé ní nígbàtà ti fi ẹ̀sìn ọlọ́ọ̀bá kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà olè jíjà wà sùfò ìmọ̀rin owó káàkiri lè táwọn balance kò síbi táwọn kì ní ò ti wà torí àwọn èèyàn ó ti pé dáadáa àti olè jíjà lè ìta ti padà neutralize fúnra wa a dẹ̀ justify rẹ̀ fúnra ṣètọ́nù sí ìsọ ìwà olè jíjà ó dẹ̀ beautify rẹ̀ fún wa débi báwọn yẹn lè sọ pẹ̀lú gbogbo bónẹ́sì pé yahoo mọ́ sí tí ó sì tí ó yóò dẹ̀ pé yahoo mọ́ sí keif bọ́lá bá lùwúmà èdè musulmà ní wáfà tí a ti wá gbàgbé àwọn ọmọ bá dí gbogbo lè ìpìlẹ̀ tó ṣe pé àwọn ìpìlẹ̀ tí ó pamọ́ fún musulmi lè

dájúdájú ọlọ́ọ̀bá ṣe àbòsí ọlọ́run ṣe ní àrá ń fẹ́mi ara rẹ̀ gan ọlọ́run lówò ní sàbòsí fẹ́ni kankan ọlọ́run wá ní látara bẹ́ o mo ṣe àbòsí ní àrá mọ̀ ní àrẹ ara ti nínà wọ́n tó jọ́gá má sàbòsí fáwọn ọmọ ṣẹ́ rẹ̀ wọ́n tó jáfà má sàbòsí fáwọn ọmọ kéwú ọmọ kéwú náà má sàbòsí fáfà ọmọ kọ́ṣẹ́ náà má sàbòsí fọ́gá níbi iṣẹ́ ẹ má sàbòsí àwọn ọ̀nà táǹgbà sàbòsí pọ̀ níbi iṣẹ́ ìmọ̀ gbowó bọ̀yìn ìmọ̀ gba rìbá ìmọ̀ gba ríṣùwà ìmọ̀ gba bíráìbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbòsí ni kárípáà méjì wà eléyìí lẹ́tọ̀ọ́ sí lè jù eléyìí lọ àmìlẹ̀ ìfámìlì tèmi ni òun níwà fi síbi sí ọ̀hún eléyìí sì ní requirement ẹ̀jọ́ lè lọ àbòsí náà ń pè àbòsí ìwà la fi ń jẹ àbòsí ìlà tí ń mu ibẹ̀ la ti ń sùn ibẹ̀ la ti ń jí sí àti gbàgbé àdíta nígbà Muhammad sallallahu alaihi wasallam tánàbí ń dákọ̀ ọkùnrin kan ọkùnrin yìí ti ṣe wàhálà kan tó pọ̀ ìnira ti bá wa képe Ọlọ́run ó ní ya Rabbi ya Rabbi ó képe Ọlọ́run bá subhanahu wa ta'ala Ànábì ní wa mat'amuhu haram iṣẹ́ tí ń jẹ haramu mani wa mashrabuhu haram omi tí ń mu haramu mani wa malbasuhu haram aṣọ tí ń wọ haramu ni wa ghudhiya bil haram haramu na fi wẹ́dàgbà fa anna yustajabu lahu bóòlọ́lọ́wọ́ sí dáadọ́n intanabi sọ ni Ànábì ní bóòlọ́lọ́wọ́ sí dáadọ́n bóò ni ìwọ náà wúra rẹ lẹ́ni jẹ́ àwọn ẹnìkan sunkún tí wà bá ti gbáwọn lọ báyìí àmú lọ sunkún oṣù mẹ́ta lè ti wọn ìwọ sì ń jẹun ó sì ń live freely bí pé kò sí nǹkankan ó wọ́n rò bí a kò sí yamal kiyama bí Allahu akbar ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn ti fọ́nú fọ́ra wọ́n ti gbàgbé wọ́n rò bí ànà ti kọjá wọn mọ̀ yí pé ahsahullah wa nasuhu ọlọ́lẹ́yìn lẹ gbàgbé ọlọ́run ẹ má jẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ à ń fi jálàbí jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ ni bẹ́ẹ̀ ni àti oríṣiríṣi àwọn ọ̀nà tàbí ń jẹ owó àwọn èèyàn àti oríṣiríṣi àwọn business àwọn èèyàn máa ń hun kalẹ̀ ní ìsìn gẹ́gẹ́ bí àwọn pyramid ìwó lọ mẹ́yàn ìfàwọn èèyàn kan ṣiṣẹ́ àwọn èèyàn kan àjò kó sísàlẹ̀ àwọn àmọ́ṣẹ́ èyí mọ̀ wáyìn ẹmọ̀ sí kíní ọ̀rìnkan ìmọ̀ parọ́ fáwọn èèyàn ká fẹ́ tàn ká fáwọn èèyàn ká ibi tó dá lákọ sókè ibi tí ó dá lákọ sísàlẹ̀ ẹni ó wà ara yóò délé tán yóò tọ́ bọ́bá yóò pé wàláhì ìtàkùtà nẹ́ta fún mi lọ́jà ni mo ní kálùkù sí ìtajanú ẹlòmí ilé tó kọ́ bó sí padà tajà tó fi padà kọ́lé òun àbòsí àti ogún ológun àti omijé àwọn èèyàn ló fi kọ́ gbogbo àwọn àwọn òpin ọlọ́run òsìsánú wa bọ́lọ́lọ́wọ́ sí sàánú wa nígbàtàwàgùn láàánú láàrin ara wa wallahi táwọn yẹn bá jẹ́ aláàánú láàrin ara wọn ọlọ́bàá mọ́ sàánú wọn tó pọ̀ in tí ò ní tóyàn kan jẹ ó lè padà tóyàn mẹ́wàá àmọ́ tàbáwà láwùjọ tó ní kálùkù gbóòdó pàfẹ́ mọ́ sàbòsí fúnra wa ní in tó tóyàn 100 wà lóòlè mọ́ tóyàn kan tó ní kálùkù ti lẹ́mi pé ìlú sàbòsí ní o a sì ní fi àbòsí ilẹ̀ ẹgbẹ̀ alákọ̀ fún ojú nínú ẹ̀ ní hadha al ala al-birri wat-taqwa ẹ̀yin mọ̀ yára nínú ẹ̀sìn ẹ má jẹ́ káwọn ọmọ wa tún bá wọn wà burúkú lọ́wọ́ wa àwọn ọmọ akẹ́kẹ̀ẹ́kẹ́ ta ẹ̀sẹ̀ ń bí sí ká tún dàgbà kan bá lẹ́nu wa kí bàbá wa owó àràmù náà fi tọ́wà dàgbà ní sí dédé ní káwọn ọmọ wa dàgbà ká padà wá gbọ́n túnmọ̀ pé bàbá wa gẹ́sì ní alẹ́ káàkiri ta so yẹ káwọn ọmọ kẹ́kẹ̀ẹ́kẹ́ kan tún wá dàgbà kan tún bá lórí ibi tó padà lágbàdé bàbá mi àtọmọ gẹ́ni padà jọ ń saburú ọmọ ti padà dàgbàbá lẹ́nu bẹ́ẹ̀ wàlẹ̀ ìyázu billah ẹ jẹ́ ká wá rí àwọn ọmọ tẹ́sẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí ẹ jẹ́ ká rí wọn lórí dáadáa ká rí wọn lórí albirru wa taqwa ẹ jẹ́ rí wọn lórí bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wal aqidati sahiha ẹ jẹ́ rí wọn lórí àkídà tó lálàáfíà ẹ jẹ́ rí wọn lórí islam gidi wal akhlaqil ọmọ ipé ìyẹn ma ń sàánú àwọn èèyàn ni ìwà àtọ́ mọ́ ń lọ àwọn èèyàn nìdí up wọ́n nìdí ìrànlọ́wọ́ ìwọ ti sá lọ tí ẹ̀ ẹ̀kọ́ ò ló ń kọ́ mọ́ ẹ jẹ́ ká rí build àwùjọ yìí ẹ jẹ́ ká rí shape àwùjọ yìí ẹ jẹ́ ká gbìyànjú ilé kìí ṣe ṣéyàn kan wallahi iṣẹ́ gbogbo wa ni yóò bẹ̀rẹ̀ láti ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan ń mójútó àwọn fámílì rẹ̀ kò nígbà káwọn ọmọ rẹ̀ mọ́ jáde ho àti jáde burúkú kò nígbà káwọn ọmọ mọ́ saburú yóò fi àwọn ọmọ sí ibi ilé ẹ̀kọ́ tí wọ́n ti rí ẹ̀kọ́ gidi kọ́ lẹ́kọ̀ọ́ tí ó wúlò fún aláyé àti yọmọlì kìyàmà yóò mọ̀ mójútó àmá yóò mọ̀ mójútó àmá yóò mọ̀ mójútó àmá bá ṣe ṣe nìyẹn díẹ̀díẹ̀ ká fi gbé àwùjọ yìí dìde a padà wá rí pé àṣẹ láti tó àwùjọ yìí ṣe ní àṣẹ kìí ṣe tó ṣe kíni tó jìnà àṣẹ ń tàn wà lọ sókótó àṣẹ ń bẹ lápò sókótó wa kárí àwọn mọ́wàá ẹ̀yẹ́mọ̀ ìyá mi nínú ẹ̀sìn Islam lórí àwọn ìwà tó dá àwọn ìwà gidi má rí ọmọ lórí ahun má rí wọn lórí ojú kòkòrò má rí wọn lórí ìwà olè àti ìwà nàbì àti ìwà ìṣekúṣe tó wà lọ́wọ́ tiẹ̀ والمنهج المستقيم وجونا توتو نكافي او ما كافي يسوان لوري وني وهذا لا يحصل الا بتربيتهم على العلم الصحيح باشلسه onikari àwọn mo yi pẹ̀lú mo tó lálàáfíà ìmọ̀ tó yẹ koro lọ́dọ̀ ọwọ́ àwọn tí wọ́n jẹ́ wọn ní sunna gidi láwọn tí wọ́n bá wa rí àwọn ma tí wọ́n ní re wọn lórí aburú tí wọ́n jẹ́ àwọn náà ń sọ pé lójoojúmọ́ pé haramu leleyi halal leleyi àwọn àwọn ni ó jẹ́ kó mọ̀ yé yín pé ah, eléyìí ó dawo eléyìí dawo di ni pé kò sí tẹ́ fẹ́ gbà lọ́wọ́ yín tó ju wípé ká sàlàyé sí fara wa náà ni ẹ̀yẹ̀mọ̀ yawa nínú ẹ̀sìn an bí Allah subhanahu wa ta'ala kó fi àwọn bàtàgbà kò fi sí wa láǹfàní Allahumma a'izzal islam wal الأرض wa adhilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wa ansur ibadaka al-mujahidin al-mustad'afin fil ard اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل وسلم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأقول ما تسمعون وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك